إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا رعاكم الله عباد الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tọ́ sí ọpẹ́ wa ó tọ́ sí ẹ̀yìn wa ó tọ́ sí ìmọ̀ arábàbà wa lọ́sọ́dọ̀ rẹ̀ ní pé à ń bẹ láyé à ń bẹ láyé à ń gbọ́ bẹ́ẹ̀ sì ni à ń rí ibadallah orílẹ̀-nlá lélé látọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àyí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nítorí pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọbẹ̀yìn ni kò sì sẹ́ni tó lè yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó bí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sì tọ́ sí la uhsi thana'an alayhi àwọn ìrànlọ́wọ́ Ọlọ́run Ọba torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló tó láti wá ìrànlọ́wọ́ rẹ̀ gbogbo ìrànlọ́wọ́ ẹlòmí ta bá ń wá ibadallah àwa àforíjì ọlọ́wọ́ bá torípa à ń ṣe ọlọ́wọ́ bá gẹ́ à ń ṣe ọlọ́wọ́ bá lóru bẹ́ẹ̀ sì ni à ń ṣe ọlọ́wọ́ bá subhanahu wa lọ́sàn àwa àánú ọlọ́wọ́ bá àti ànasẹ́ rẹ̀ bẹ́ẹ̀ illa man rahima rabbi àyàfẹ́ni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá kẹ́ àwọ́ àbọ́lọ́wọ́ bá kó níbi àwọn asẹ́bú wa ìta ń ṣe ń kọ̀rọ̀ ìta ń ṣe ń gbangba àwa jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi ẹ̀rú Ọlọ́run Ọba ní kìí sọmọ Ọlọ́run Ọba o kìí ṣẹgbẹ́ Ọlọ́run Ọba kìí ṣẹni táàmù jọ́sìn fún òjíṣẹ́ Ọlọ́run Ọba sì ní pẹ̀lú ẹni àpọ́lé ni fayara'akumullah ibadallah àti ìrànra wa létí ní pé Ramadan ti dé òṣùlánlá tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibadallah oṣù àwọn olùjọ́sìn ọlọ́fọ́lọ́wọ́ bá ti dé o oṣù tó ṣe pé táwọn olùjọ́sìn ọlọ́wọ́ bá bá ń gbọ́ pé tí ń bọ̀ inú wa máa dùn ní àwọn ọjọ́ tó ti kù tó fi ń súnmọ́ yóò dàbí papá ọjọ́ yẹn tún jìnà sí látara pé wọ́n mọ àánú ọlọ́wọ́ látara pé wọ́n mọ̀ pé òru kan ó wà nínú Ramadan tíyàn bá fi ṣe kò ń gbé òru náà ó ti jèrè Ibadallah ẹ jẹ́ ká wà náà wà nínú àwọn olùjọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala al-aabidun àwọn olùtúbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn olùjọ́sìn fún Ọlọ́run Ọba alhamidun àwọn olùmọ̀ ọpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala as-sa'ihun ar-raki'un as-sajidun as-sa'ihun àwọn tó ma ń gbáwẹ̀ àwọn tó ma ń gbáwẹ̀ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ar-raki'un as-sajidun àwọn tó ma ń rukú fún Ọlọ́run Ọba àwọn tó ma ń foríbalẹ̀ fún Ọlọ́run Ọba pé ẹrú rẹ̀ la jẹ́ ọlọ́wọ́ bá àjámà kankan ó dáwà sáyé láti pé káwà jọ́sìn fún ọ ní ọlọ́wọ́ bá ní al'amiruna bil ma'aruf àwọn olùpàṣẹ dáadáa tán bá rí dáadáa wọ́n pé wọ́n pọ̀ malakeji sí pé ah ọba kí ní ramadana الآمرون بالمعروف والناهون عن المنكر وبشر المحسنين عباد الله شهر رمضان وصولا لا تسقوا الله سبحانه وتعالى سو قرآن قال النور ان تفسقوا àwọn olùjọ́sìn Ọlọ́run Ọba العابدون العارفون وما تقرآن ونين شعبان wọ́n a máa ṣe revision rẹ̀ pé ah Ramadan ti ń bọ̀ táwọn ó lè rí ìkà nínú rẹ̀ Ibadallah wọ́n gbà wá nínú Bukhari àti Muslim ní pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ṣe Zabur ó ṣe rọrùn fún annabi Dawud Ọlọ́run Ọba ṣe Zabur ní rọrùn fún annabi Dawud débi pé hadith fi sahihayn èdè fi pé tí annabi Dawud tó bá pa wọ́n láṣẹ pé kí wọ́n prepare ẹṣin ohun kankan prepare ẹṣin lásán kí wọ́n tẹ́ nǹkan tó wọ́n ogun sí lẹ́yìn in tó wọ́n jòkó lé kí wọ́n tẹ́ sí lẹ́yìn wọ́n ní láàrin ìgbà tí wọ́n fi tẹ annabi annabi Dawud yóò ti parí gbogbo zabur ibadallah bọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala sí ma ń sin kọ́rọ̀ fẹ́ ní tó bá fẹ́ nìyẹn kò ní jọ wá lójú tó máa ń sọ fún wa pé àwọn sálàfù kan wà àwọn ẹni eré kan wà tó ṣe pé nínú Ramadan wọ́n á parí Kùránì láì mẹ́yẹ gbà wọ́n gbà wá nínú Hilyatul Awliya ìgbẹ̀ kana Shafi'iyu yukhtimu sittina khatman fi Ramadan siwa ma yaqra'u fi salah wọn al-Imam Shafi'i rahimahullahu ta'ala wọ́n ní kùránì 60 kùránì 60 ni alimamu shafi'i ma ń parí nínú oṣù ramadan yàtọ̀ sí èyí tí wọ́n ma ń ké lórí wọn fala hawla wala quwwata illa billah ibadallah pẹ̀lú iman pẹ̀lú ìmá dúnímá kíkà rẹ̀ ọlọ́wọ́ bá ṣe ń rọrùn fún wọ́n ròyìn rẹ̀ pẹ̀lú pé á ẹrú tó mọ oore tó mọ pẹ́ ni ni'mal abd lọ́lọ́wọ́ bá pé ẹrú tó dáa ni ẹrú dáadáa lànàbì Dawud awwab a máa sẹ́rí padà lọ́sọ́dọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala a máa rántí Ọlọ́hun a máa rántí Ọlọ́hun púpọ̀ púpọ̀ débi pé àwọn òkè àtàwọn ẹyẹ a rántí fala hawla wala quwwata illa billah ibadallah tí a bá ń wòye sí àwọn ìtàwọn ẹni rẹ̀ èyí wà gbéra rẹ̀ sẹ́gbẹ́ wọn pé à Ramadan ló tún dé yìí kí lè mínà orí se látara ìmọ̀ ọ̀nà tí Ọlọ́run bá púpọ̀ tọba wọn sọ fẹ́lú mi pé ẹni tó ìwé ẹ̀kọ̀ kẹ́nà ní Qur'an pé à wọ́n ni al-Imam Ahmad ní pé gbogbo oru wọ́n ma ń parí Qur'an méjì méjì nínú Ramadan ni yíwa mọ̀ pé à ó fẹ́ lè láti gbàgbọ́ o èyí Qur'an ramadan sì dé oṣù Qur'an ni o ramadan sì dé oṣù tilawa ni ramadan sì dé oṣù ìtọrẹ ni ramadan sì dé ibadallah oṣù ìwá foríjì lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ń sọ pàtàkì ọlá tí ń bẹ wa àti fún gbogbo ẹni tó bá ń sálápá tètè láti súnmọ́ Ọlọ́run Ọba nínú Ramadan ní pé oṣù àforíjì ni oṣù kẹ́ Ọlọ́run Ọba ni oṣù àánú ni oṣù tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ma ń bọ́kọ̀ àwọn èèyàn nínú náà ni Ibadallah sáwọn àánú ò fẹ́ kọ́lọ́run Ọba kó bọ́kùn wa kó nù náà ni kọlọ́wọ́ bá kó tú okùn wa kó nínú àwọn tí ó wọ́n náà sáwà náà fẹ́ bẹ̀ ní ibadallah oṣù Ramadan ti dé fún opportunity náà ibadallah gbogbo ẹ̀ṣẹ̀ ta ti sẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala èyí ta ń sukú lórí ẹ̀ táwà ní ẹ̀mà tẹ́nìkakún ma àyàfi láàrin wa nínú ẹ̀tọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àsìkò ti dé láti túbà lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba Ramadan ti dé ibadallah Ramadan ti wá fún wa pé ìwọ ẹlẹ́ṣẹ̀ máa bọ́ àánú Ọlọ́run Ọba tóbi ju ẹ̀ṣẹ̀ rẹ lọ ẹ̀mọ̀ bí Ọlọ́run subhanahu wa ta'ala ṣe júwe ìkẹ́ rẹ ni ìkẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala ó dà bí ọ̀sà odò lánlá ẹ̀ṣẹ̀ tá a wá ń ṣe wádà gẹ́gẹ́ bí ìgbà pé wọ́n kàn rọra bú omi báyìí wọ́n bú omi àbí wọ́n bù nkẹ kíkiní wọ́n wá jù sínú odò odò lánlá kò ní jámà kankan lára rẹ̀ bí kí Ọlọ́run bá ṣe tó nìyẹn bí àforíjì Ọlọ́run bá ṣe tó nìyẹn ibadallah ibadallah ó gbogbo wa lẹ́rú ẹlẹ́sàn ibadallah gbogbo wa láàmà bóyá ọlọ́wọ́n ọba ti ẹ̀ ti gba iṣẹ́ kan nínú sẹ́tànsì alimamu Hasan al-Basri wọ́n ní táwọn bá máa ní pé ọlọ́wọ́n ọba ó ti gba sùjúdù kan báyìí táwọn ṣe fọ́lọ́wọ́n ọba ó ní lasarahtu àwọn ó sinmi ìpé táwọn bá mọ̀ pé sùjúdù kan táwọn ti ṣe fọ́lọ́wọ́n ọba nínú àwọn sùjúdù táwọn Ibadallah bóyá Ramadan yìí Ọlọ́run bó gbà lọ́wọ́ rẹ fa bóyá láti ìgbà tó o ti ń gba Ramadan bóyá Ramadan yìí ló ṣe kò ń gẹ Laylatul Qadr Ibadallah bóyá inú oṣù Ramadan yìí lọ́lọ́wọ́ bó mọ́pẹ̀ ọsọ́dọ̀ fa fala hawla wala quwwata illa billah Ibadallah ẹ nínú àwọn tí ó máa rántí Ọlọ́run bá subhanahu wa wadhkuru ala Allah kama rántí àwọn àdẹ̀rẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wa anú Ọlọ́run Ọba ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti gbẹ́mí mì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti báyé lọ Ibadallah níjọ́ ní ní táwọn èèyàn pípẹ́ fún ní Turkey àti Syria àwọn àmìyẹlé ó sì wó ó sì pa àwọn èèyàn lọ àwọn táwọn náà ti ń wò pàwọn ó gba Ramadan ní ẹfà ìbádọ́lọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́ bá fi ń hàn wá pé a ah, ah, ní kápá nínú kẹkàn innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló ní kápá lórí gbogbo nǹkan ṣé kò tó fún wa láti ronú pé a ah, Ramadan ló tún dé yìí ẹlẹ́ṣẹ̀ ni mí tóòtọ́ àmọ́ bóyá Ọlọ́run ọbó ti ẹ̀ foríjì mi ayin ní jẹ́ kí Ramadan yá rẹ̀ Ramadan ti rá rẹ̀ ti pẹ́ tóòtọ́ àmọ́ ti èmi náà mọ̀ àwọn Ramadan tí mo dánká wọn nú rẹ̀ tí wọ́n ma fi bára rẹ̀ sọ̀rọ̀ torí Ibadallah kò sẹ́ni tó bọ́nú eré ṣẹ́wọ́ pé ah Ramadan mi ọlọ́run bá subhanahu wa ta'ala fẹ́ jí ká túbá kò sẹ́ni tó láàánú tó ọlọ́run bá ibadallah anábi sallallahu alaihi wasallam ìrìn lọ pẹ̀lú àwọn sàábẹ̀ rẹ̀ lójọ kẹ wọ́n wá rí ìyá kan ìyá wọ́n dàmú ìyá ń sunkún ìgbà tó wá rí ọmọ yóò wá gbé mára anábi wá bí àwọn sàábà pé ṣé ẹ wò pé nìkan lè láàánú sí nǹkan kan bí ìyá ṣe máa ń láàánú sọ́mọ rẹ̀ àwọn láwọn òrò bẹ́ẹ̀ o anábi ni Ọlọ́run bá láàánú jù bẹ́ẹ̀ lọ Ibadallah Ọlọ́run ọba ọba láàánú ni ọba gọfàrù lọ́lọ́wọ́ bá wà inni la gọfàrùn liman taba wa amana wa amila salihan thumma ihtada in tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ni yẹ aláforíjì ni mísẹ́ fẹ́ni tó bá gbàgbọ́ tó túbá ó túbá pé ah ohun aláìmọ̀kan lóhun ọlọ́wọ́ bá

ẹ jẹ́ ká ní pláàni fún Ramadan wa ẹ má jẹ́ ká ráàsì kò wà lára ibadallah ẹ jẹ́ ká máa rántí gbogbo ọgbà hadith annabi sallallahu alaihi wasallam tánàbí ni èyí ó ti sí àwọn ṣẹ́ dáadáa lọ sẹ́yìn yóò ti ṣiṣẹ́ dáadáa lọ àmọ́yé ṣẹ́ dáadáa ni ó ti ṣe yóò kàn kú díẹ̀ báyìí náà ni ó kú díẹ̀ báyìí náà ló kù tí ó fi kú ó ti ṣiṣẹ́ dáadáa lọ àmọ́yé Ramadan ló ti gbà ṣètọ́nù ó sì dé láàrin ìgbà yẹn yóò sì dọmọ̀ná yóò sì kú lórí lórí pé yóò dọmọ̀ná ẹ má jẹ́ ká gbàgbé hadithi ibadallah ẹ má jẹ́ kí iṣẹ́ wa jọra wa lójú in tó yẹ kó bàbára lẹ́mí wa ni pé bó láti rí yọnú ẹgbọ́n tó lọ́wọ́ bá tó fi san àwọn sọ̀hábà lẹ́san ni àrídọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fi san àwọn sọ̀hábà lẹ́san fún gbogbo àwọn nǹkan tán sacrifice fún Islam ọlọ́wọ́ bá ni radiyallahu anhum ọlọ́wọ́ bá yọ́nú sí wọn ìyọ́dún ọlọ́wọ́ bá ó wà pẹ̀lú wọn sáwọn náà fẹ́ kí a má jẹ́ kí ìgbà kó gbé wa lọ ká má jẹ́ kí odò ayé kó wà wárú ká má tẹ̀rì sínú odò ayé o Ibadallah ojoojúmọ́ bá a ṣe ń jí bá a ṣe ń sùn a ń súnmọ́ ikú wa sí ni o a ń súnmọ́ òjò táwọn èèyàn ní àà ó sì wà pẹ̀lú wa lánàá ìwòye Ramadan last year àjọ gbáà ni a ń súnmọ́ bẹ́ẹ̀ sí ni lójoojúmọ́ kò sì sẹ́ni tó mọ̀gbà tí ó kú fayarọ̀ akumullah eléyìí ti tó níwàásí ikú tó níwàásí ikú tí ń pọmọdé ikú tí ń pa àgbàlagbà ikú tí ń pẹni tó ní in tó fẹ́ ṣe ní wákàtí yẹn ikú tí ń pẹni tó lọ́mọ tó níyàwó ikú tí ń pẹni tó ṣẹ̀ bímọ ikú tí ń pẹni tí ò tí níyàwó rárá ibadallah wá sí tó fún wa nínú kú o liman kana yatadhakkar fẹ́ni tí ó bá ronú fa yara'akumullah ẹ ká bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká bẹ̀rù àtúbọ̀tán ká bẹ̀rù ọjọ́ tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala tí ó sì fáìlì wá sí wa faman ya'mal mithqala dharratin sharran yarah ẹn tó bá ṣe aburú tó dà gẹ́gẹ́ bí ọmọ náà gúnbà yóò rí o ẹn tó bá sì ṣe dàkejì náà ní dáadáa yóò rí bárakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min wa dhikri hakim aqulu qawli hadha الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله شيطان إبليس the enemy, the enemy of mankind our enemy the enemy of our, our children and the enemy of our forefathers our common enemy he has sworn that he is going to come to us from every angle and he swore in front of Allah subhanahu wa ta'ala the Most High that وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ You would not find many of them to be grateful. Ibad Allah, shaitan not fulfilling his plans? Is shaitan not being successful in his plans? Ramadan is approaching, but the spirit of Ramadan is dead in so many people. Ramadan is approaching Ibad Allah, but we do not find the spirit, the eagerness to worship Allah subhanahu wa ta'ala that prepares us for Ramadan as we used to. Ibad Allah, the reason for this is that we have turned away from Allah subhanahu wa ta'ala. We think that our solution is with someone else apart from Allah. Wallahi, our solution is with Allah. And Allah subhanahu wa ta'ala would not solve it for us until we return back to Him. About Allah, whatever your problem may be, Allah subhanahu wa ta'ala is the one that can cure it. Whatever you have in your heart that disturbs you, Allah subhanahu wa ta'ala is the only one you go back to. And what better time to go back to Allah than in the month of Ramadan? Ibad Allah, let us plan our days and our nights. Let us stand in the night of Ramadan. The Prophet sallallahu alaihi wasallam said, "Man qama Ramadan." Whoever stands in prayer in Ramadan, إيمانا واحتسابا While he believes and while expecting the reward from Allah. أغفر له ما تقدم من ذنبه his previous sins will be, will be forgiven. Let us remember Allah subhanahu wa ta'ala in the month of Ramadan بالذكر dhikri, with remembering Allah subhanahu wa ta'ala with tahlilat, with la ilaha illallah. All of these adhkar, subhanallah, One of the things that people will regret most, Al-Imam Ibn Qayyim rahimahullah ta'ala said in Al-Wabil Sayyib, that one of the things that people will regret most when they meet Allah subhanahu wa ta'ala is every single moment of their life that they did not use to remember Allah. They will regret it bitterly in front of Allah. Ibad Allah, let us utilize Ramadan to remember Allah. Let us en engage in nawafil. Let us engage in reading the Quran, having a timetable for the recitation of the Quran. Allah tastahi min Allah. Are you not ashamed of going to, to the front of Allah on the day of judgment? And you do not even have a file in, with you that you finish the whole Quran in, in a single Ramadan in your life. Are you not ashamed of Allah? Are you not ashamed of going to the front of Allah without ever finishing the Quran? Reading it and pondering upon it. In a single Ramadan, what type of file is that, Ya Ibadallah? Ya Abdallah, Ya Amatallah? Are you not ashamed of going to the front of Allah subhanahu wa ta'ala? And every single other slave of Allah like you is in front of Allah. And they open your file. And they do not find in it the plentifulness in the, in the month of Ramadan. Plentifulness in ibadah. Ibad Allah, let us remember the day we stand in front of Allah subhanahu wa ta'ala. And our files will be open and everything we have done will be, will be recorded. What do we want to be recorded for us during the month of Ramadan? What we have always been engaging in before? And days, day after day, day after day, the death, death is getting closer to us. Ibad Allah, it is time to wake up. It is time to wake up and fear Allah subhanahu wa ta'ala. For every single one of us, every one of us, let us strive. Let us have a plan towards this Ramadan. During the day, I will not waste my time watching movies and sleeping. I want to be I want to read the Quran. I want to be reading the Quran. I want to be observing salawat. I want to be learning about the meaning of the words of Allah in the month of Ramadan. This is how a Muslim prepares, a mu'min, al-abid, at-taqi. This is how he prepares for Ramadan. As for the one who sees Ramadan as a duty, as a task, as a heavy burden, as a barrier between him and his desires, then what, what a loss. And what a terrible loss it is. We ask Allah subhanahu wa ta'ala to make us from the muttaqoon. We ask Allah subhanahu wa ta'ala to make us from those who benefit in this Ramadan. Ibad Allah, only Allah knows those that Ramadan will meet. We ask Allah subhanahu wa ta'ala to make it easy for us ibadat in the month of Ramadan. Let us, let us ask Allah to make things easy for us. That is why the Prophet sallallahu alaihi wasallam taught us that adhkar. Allahumma inni ala dhikrika wa shukrika wa husni ibadatik. The meaning is that, oh Allah, assist me on remembering you and being grateful to you and perfecting your worship. We ask Allah, we beg Allah that, Allah, I know I am a sinner. I know it is my heart, my heart is, has become hard. But you are the one that makes things easy. Make me from those who will, who will worship you and attain your Jannah in this Ramadan. We ask Allah subhanahu wa ta'ala to, to write this for every single one of us. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم اعتق رقابنا من النار يا الله اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا من النار اللهم اغفر لنا يا غفار اللهم تب علينا يا تواب اللهم انصرنا في بلادنا يا رب العالمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان يا الله اللهم انصر إخواننا المسلمين في سوريا اللهم انصر إخواننا المسلمين في تركيا يا رب العالمين اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين يا حي يا قيوم ولي علينا خيارنا يا الله ولا تولي علينا شرارنا يا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد